وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> ibi tí adúnibí àwọn àlàyé rẹ̀ sí tí a ń ṣe fún ọ̀rọ̀ wa ọ̀nà ni al'amalu bil-Qur'an wal-Hadith pàtàkì ma sí iṣẹ́ tọ́ ìtọ́lọ̀ bá sọ nínú Qur'an àti nǹkan tí annabiwa muhammad sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n sọ níbi àwọn àhàdí níbi àwọn ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó rinlẹ̀ bẹ̀rẹ̀ àti pé ìjòkó yìí tó kọjá a ṣe àlàyé díẹ̀ nípa iṣẹ́ tí àwọn olùmọ̀ ẹ̀sìn islam tí wọ́n láti fi ṣe àlàyé lórí àwọn àhàdí annabi sallallahu alaihi wasallam thubutan wa adaman àwọn ètò orílẹ̀ àtàwí tí orílẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi ti sọ́dọ̀ anábúwa Muhammad sallallahu alaihi wasallam ìdí ni wípé àwọn èèyàn padà wá lẹ́yìn gẹ́gẹ́ bí ó ṣe èyí tó bá fojúlẹ̀ parọ́ mímí anábi sallallahu alaihi wasallam kó nítọ̀ ya mú ìjókòó rẹ̀ ibùjókòó rẹ̀ ibi tí ó jókòó sí nínú náà kó fọ́ ara rẹ̀ mọ́kálẹ̀ ikibi tí ń jùkú sí na lílé yìí anábi ní kí man haddatha anni hadithan yaro annahu kadhib ẹnikẹni tó bá lè narrate látọ̀dọ̀ mi annabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ kan ó sọ̀rọ̀ kan ó wá sallallahu alaihi wasallam fa huwa ahadul kadhibain wa huwa ahadul kadhibin ìkan nínú àwọn òkú ọlúwa gẹ́bà olùmọ́dẹ̀ sí máa ń ṣàlàyé ní pé tọ́lọ̀n ti ní kí ẹ má ṣe nǹkan àbítánà ìgbà ti ní kí ẹ má ṣe nǹkan ìtumọ̀ ní pé àwọn ènìyàn kó àti wọ́n ṣe kìnnìyàn wala taqrabu zina innahu fahishatun wa sa'a sabila ọlọ́run ni ẹ má súnmọ́ zina ìtumọ̀ ní pé wọn kan wà wọ́n ṣe zina wọ́n zina kò sí ẹ má jalè àwọn kan wà tí wọ́n jalè ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí so nígbà tó tó wá jẹ́ pé àṣepá àwọn kan wà sallallahu alaihi wasallam ànẹ́bí ti sọ àwọn àsọtẹ́lẹ̀ tó pọ̀ gan-an nínú ẹni àwọn hadith tó ń sọ̀rọ̀ nípa bí al'ummo ṣe padà pín tó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ tánibí dẹ̀ jẹ́ yíwa gbogbo wá síbá náà bí ó ṣe wá fún wa kò sí bí ó ṣe fún wa ní pé ogun kan eh, àìsàn kan ó ṣẹlẹ̀ tí ẹ bá ń ṣe wípé wọ́n fún wa lógo rẹ̀ ànẹ́bí fún wa kí wá lógo rẹ̀ so ninu àwọn ogun tọ́lọ́run wá gbé kalẹ̀ fún ẹ̀sìn ni wípé an qayyada lahum a'imma yudafi'un wa yahibbuna an dini ọ̀nà bá gbé àwọn a'imma kalẹ̀ fi kulli zamanin tí wọ́n dìfẹ́ndì ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala mú jẹ́ kó lúpọ̀ mọ́ nǹkan so ibi tí awádé yẹ ganu wípé kayfa nuhibbu Allaha ta'ala wa rasulahu sallallahu alaihi wasallam bó láṣe nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá kan nabi gan sallallahu alaihi wasallam lùgbọ́ ṣẹ́gídé ìbá nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá tí yóò nífẹ̀ẹ́ nabi sallallahu alaihi wasallam yóò lè láti tẹ̀lé ọlọ́wọ́ bá tàn nabi ẹ̀yẹ tí ó bá ti nífẹ̀ẹ́ àti kọ́sí rẹ̀ ó lè ó ma fagidi sí ni àbíkó ma fẹ́ sí pàṣíálì kò tún fẹ́ ma fojú kan sí nǹkan mí ìfẹ́nú yóò gún yẹ̀mọ́lẹ̀ gan tí yóò bá ti nífẹ̀ẹ́ èyàn tí yóò tẹ̀lé yẹn àmọ́ ṣẹ́gun tí yóò bá nífẹ̀ẹ́ èyí ó tẹ̀lé tójú tẹ́yìn ni èyí ó tẹ̀lé tinú ti ta ni èyí ń wẹ̀yìn níbi máa tẹ̀lé ẹwẹ́ ẹnibẹ̀ àti níbi máa fẹ́ràn ẹnibẹ̀ wọ́n ni nuhibbu Allah ta'ala wa rasulahu sallallahu alaihi wasallam bi ta'a wa tiba'i al-awamir bó sí lè mọ̀ kó ọlọ́wọ́ ọba àtàlẹ́bì ní wípé tó bá ti lè rọrùn fún ọ láti lè tẹ̀lé ọlọ́wọ́ ọba tàtàkọ̀ annabi sallallahu alaihi àṣẹ pé fi ọlọ́wọ́ bá ti wọnú ọkàn rẹ̀ ìṣànẹ́bì ti wọlé tọ́nù tó bá ti lè rọrùn fún ọkọ̀ wípé ojú ọ̀nà tí mo wà yìí láti jọ àṣójú ọ̀nà tí mo wà yìí àṣójú ọ̀nà tí ò lọ ni àṣójú ọ̀nà yìí takò tànẹ́bì subhanallah ah kódà kó ti lo million years níbẹ̀ yóò rí sí fọ́lá ti padà ẹwọ Abul Hasan al-Ash'ari ó lo 40 years lórí àkídà Mu'tazila 40 years nígbà tó wà padà gbọ́ yí pé ah ojú ọ̀nà tí mo wà yìí ẹ̀rọ ni ojú ọ̀nà ìmá tú àwọn orúkọ ọlọ́wọ́ bá fún ìmá fún láwọn túnmọ̀ tí ọlọ́wọ́ ìmá reject àwọn ìròyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ó sì borí mímbàr ó ṣe kúsùbà ń jọun ó bá bọ́ alkimba tó wà ó ní sẹ ẹ̀yìn ẹ̀yìn mo ti bọ́ àkídà Mu'tazila gẹ́gẹ́ mo ṣe bá alkimba yìí kò in sí lójú ọ̀nà ọmọ ó sì years lójú ọ̀nà yẹn years ó tún abọ́ sí ọ̀nà Ibn Kullab ó tún lo àwọn ọdún tó correct ó kàrà rí pé madhab Imam Ahmad bin Hanbal fil asma'i was sifat ń gẹ́gẹ́ ni al-madhab al-amthal ó wá fi àwọn ojú ọ̀nà pàtàkì títí rìn tẹ́lẹ̀ ó wá wà lójú ọ̀nà eh, imam ahmad bin hanbal lè tí ń ṣe jọ́nà àwọn sahaba ridwanullahi ta'ala ajma'i so kíní kò sí tí ma ń fàájú pé ìfẹ́ yẹ ti rọ̀pọ̀ mọ́ bashashatul qalbi ó ti rọ̀pọ̀ mọ́ inú ara èèyàn kò wá sí tẹ́yàn rí lọ́tọ́ ju pé ọlọ́fin sọ ní Qur'an kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́ọ̀bá ní dájúdájú tó bá kí bí alóòtọ́ lè fẹ́ràn ọlọ́wọ́ bá ní o anẹ́bì mọ́ sọ fún wọn fattabi'uni èmi anẹ́bì ní a máa tẹ̀lé yuhbibkumullah tẹbá tí wá ń ṣe lé yíò ń tọ́lọ̀ òsè ní pé wallahu ghafurur rahim nígbà tó ti pọ́lọ́ ọba tẹ́lẹ̀ náà ọba aláforíjì ni ọba títí ma ń sàánú yẹni Imam Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sọ bí tafsir wọn pé ọlọ́ọ̀bá sọ ayà yìí kalẹ̀ láti lè tẹ́sì àwọn ẹnìkan wọ́n ké afẹ́ràn ọlọ́run afẹ́ràn ọlọ́run sí ẹ̀fẹ́ràn ọlọ́run àbí ẹ̀ tẹ́sì wà ló ti dé yìí in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá jẹ́ pé yẹ́lú dodo lẹ́fẹ́ràn ọlọ́ọ̀bá anẹ́bìlẹ̀ yóò múnirú mú dẹ̀ anẹ́bìlẹ̀ yóò dẹ̀ fi síyá síwájú gbogbo tí ìbá ti fẹ́ ṣe ẹlé iṣẹ́ ta fẹ́ ṣe yìí ti wá ilé ìtawà fi oró táàrù bí aka máa ṣe yìí ǹjẹ́ ó lọ pẹ̀lú lànà nábì sallallahu alaihi wasallam bí o bá ti lọ pẹ̀lú lànà nábì táwọn rú pé ẹ̀yìn lóòtọ́ ànábì ò sí bẹ́ẹ̀ lóòtọ́ àmọ́ a rí pé àsìkò táwà yìí bó ṣe ká ṣe gbé ìgbàlélẹ̀ tí ó fi so <clears throat> ànábì dẹ́ ń sọ ànábì sọ fún eh, umar sọ fún ànábì jọ kan umar wa ànábì sallallahu alaihi wasallam mo fẹ́ràn rẹ ju gbogbo nǹkan lọ àfẹ̀mí mi ànábì ní pé rárá la yukun ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wan nas ajma'in inú àwọn riwayat mi ike ànábì nìkan ìkan anybody ní yóò ti lè nígbàgbọ́ àyàfi tí tó bá tó fẹ́ràn mu ó fẹ́ràn ni ju bàbá rẹ̀ lọ ó fẹ́ràn mi ju rẹ̀ lọ ó wá fẹ́ràn mi gbogbo àwọn èèyàn tó wà láyé lọ ànábì ló ti lè jẹ́ mùmínì tó gbádùn níbi ìmánì rẹ̀ àfi tó bá tó fẹ́ràn ìmì ànẹ́bì kódà jù ẹ̀mí ara rẹ lọ bẹ́ẹ̀ni ó àtàrọ̀ fí ànẹ́bì sallallahu alaihi wasallam jẹ̀mí ara rẹ ló jẹ́ pé àwọn nǹkan míwà yóò wà difficult fọ́ láti ṣe bọ́ ń torí pánẹ́bì ló ní á ṣe ah! ó wà mọ́ sí nǹkan pè ní hakikatul mahabba ni ẹ̀ nítorí pé ọlọ́ ló pa wọ́n láṣẹ kíní ànẹ́bì ló pa wọ́n láṣẹ bó láàṣẹ ìwé bẹ̀rẹ̀ sí ni máa apply kíní ẹ̀ so òun <clears throat> ló jẹ́ kí ẹwà wò láyé ní lẹ́bìrì pé hakikotul mahabba ìtẹ́bánikẹ̀ wù dáadáa ẹ jẹ́ ká mú example wa nínú àwọn example ayé tí ó easy fún wa láti gbọ́yé tẹ́fìmọ̀ tán pè ní real love àti fake love ìfẹ́ ìfẹ́ òdodo hmm, ìfẹ́ tó jòkó tó rinlẹ̀ àti ìfẹ́ ẹ̀rọ ìfẹ́ àpèmọ́ra ẹ̀rọ tó ní kálùkù kan pèlè ní ẹwọ́rù ìfẹ́ táwọn èèyàn ní fún àwọn footballers masalan specifically ẹwù fẹ́tẹ́ ní fún Messi àbí Ronaldo ẹwù fẹ́tẹ́ ní fáwọn clubs kọ̀ọ̀kan bí Barca bí Chelsea bí Man U débi pé àwọn èèyàn ní madhab madhab Man U ni madhab Chelsea madhab kíni wọ àìmí Man U lèmi ẹgbẹ́ mi Chelsea lóhun àkíní kan ilé Arsenal lóhun tẹ́tún ṣe alwàláhù alìbàráhù lórí madhab yìí tó tún fẹ́ràn ara wọn tó tún bára wọn jà torí mẹ́tàbí eléyìí chelsea ló wà àwọn eléyìí ò sí tó tún mọ́ fira wọn sí ẹ̀yẹ tó mọ́ sọ̀tẹ̀ àwọn èèyàn ń kú torí àwọn kìnnìfà bẹ́ẹ̀ni àwọn èèyàn ń kú torí mo ti máa tó pé mo mọ̀ tó pé ó kú torí chelsea àwọn chelsea kìnnì tán lura wọn lè bọ́ọ̀lù báyìí tí wọ́n kí o tán fógun ṣe kìnnì báyìí pé ìtàn pè nífẹ̀ẹ́nu ìfẹ́ tó lágbára ìfẹ́ tó lè mú ọ tó jòkó sílé bọ́ọ̀lù fódidi wákàtí méjì àbí mẹ́ta ń gbàmí ìgbàmí ẹmọ̀ gbọ́ triple show láti 4 náà ti wà lè bọ́ọ̀lù wọ́n lè kún bẹ̀ ní 9 o'clock kódà lórí oníjá ah, fún fún jẹ́lẹ̀ ah, à ń sọ̀rọ̀ à ń sọ àkíní mẹ́sìn pé bọ́ọ̀lù oníwájọ́ táyí ó délé tánmọ̀ kan lù mí bàbá ti bàbá àtọmọ jọ ní kíláṣì inú lé lórí ọ̀rọ̀ Chelsea Man U kíníkà kíníkà máa fi àjẹ́ lé ní o mo ti lọ sáì new coach mo ti lọ sáì kíníkà àwọn ìṣe rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀n à ń ṣe rádaràdá káàkiri lórí ìfẹ́ àwọn kèfèrí nítorí ọjọ́ pé púpọ̀ náà ní kèfèrí ni láwọn tí ìgbọ́dọ̀ nífẹ̀ẹ́ kásán ọlọ́run fi yá ayyuhal ladhina amanu la tattakhidhu aduwwi wa aduwwakum awliya ọlọ́run lẹ́gbùdọ̀ máwọn tẹ́ẹ̀mì ọlọ́ọba àtàwọn táyín ẹmọ́ mú ọlọ́rin ayò ẹlùmí fẹ́ràn Messi jù annabi lọ sallallahu alaihi wasallam Messi wallahi wọ́n fẹ́ràn rẹ̀ jù annabi lọ ìkanu wọ́n sọ ó ní pé tí ìbá ṣe kí mo ti jẹ́ mùsùlùmí ni la'abadtu Lionel Messi ìbá ma Joseph Messi ni tí ìbá ṣe pé mo kàn ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ẹwọ́n ta ìbá ma Joseph ẹlùmí tó bá ti fẹ́ tó náà bá fẹ́ play ball yóò mọ̀ play ball exactly bí Ronaldo ṣe máa ń play rẹ̀ ní ah tí Ronaldo bá fẹ́ play free kick bó ṣe máa ń dúró ní bó ṣe máa ń ṣe ní bóòlù ṣe máa ṣe ní ẹ ìdánpẹ̀ nífẹ́ ní wípé èyàn tó fẹ́rẹ̀ yẹ ó wà mọ́ owó kọ́sì tó bá lọ báyìí kúrò tó rákí bí ábí ni wọ́n fẹ́ lọ initially èyàn tó nífẹ́ tó wá lọ báyìí ibi tó ọ̀nà lọ́nà ẹtún wá wo báyìí tó ṣe fẹ́ràn àwọn musicians àyẹ́ ah, lè para wọn torí zazu bí a ah, kíní kan zazu kíní kan kíní pè náírà mali kíní kan bàdó wọ́n tún fún àwọn lóòkọ̀ yìí ní tán pè fẹ́nu ṣe yìí rí pé wọ́n tún múra bí àwọn ọ̀daràn yìí tán pè lóòrùn yìí tán bá múra bọ́sì múra nù tán bá sọ̀rọ̀ gbogbo àwọn slang tán sọ ibùnẹ́ ti rí ṣèbínú àwọn orin ẹni àwọn slang àwọn sọkúsọ kíní kan àwọn ọ̀rọ̀ sọkúsọ alẹ́ alfahsha àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ dọ̀tí tó ń kó níbi àwọn orin ó nínú àwọn púpọ̀ ní kódà yìí tó jẹ́ kí yahoo yahoo kó tàkọ́ guarọ̀ kó develop láwùjọ wa orin ó jẹ́ major ó play instrumental role tó lágbára níbi kí yahoo yahoo kó a ní wọ́n kọ orin látòkèdélẹ̀ tí wọ́n kọ tí wọ́n kọ yẹn ní yahoo látòkèdélẹ̀ báyìí orin tó pé yahoo ló kọ látòkèdélẹ̀ báyìí wọ́n tó wá neutralize ẹnìkan bá tó sọ yahoo ní gbogbo wa àmọ́ náà bá ń kọ́ káàkiri àdúgbò yahoo ní gbogbo wa wọ́n bá neutralize yahoo yahoo láwùjọ ó di pé èmi ti rí ẹ̀tọ́ ń sọ fún ẹ̀bá ìpé ẹmọ iṣẹ́ yahoo lè mí sí iṣẹ́ yahoo lè mí sí hakikotul mahabba because on kálùkù náà ààrí tẹ́lẹ̀ pé kí ni ìkan tí ò dá nìna kí ma tẹ fóònù kí ma fi scam àwọn èèyàn kí ma lọ ọgbẹ́ kí ma fi gbowó àwọn èèyàn tí ma tó wá gbowó àrí òwà àwọn ọmọ sunkún ọlọ́lọ́ ma dúró èèyàn tán palẹ́kún àmọ́ àwọn nítorí àwọn tàà fẹ́rẹ̀ wọ́n ń ṣe kíní mind wọ́n lè mọ́ lọ́kẹ́ ah, ẹlù àgbáwò ah, máa ṣe máa ṣe yàwó yàwó but due to pé àwọn tí ìfẹ́ wọn bẹ lọ́kàn yí tán sí àwọn bí olórin àwọn tán sí àwọn tó ikú wà influential láwùjọ wọ́n ń ṣe ìfẹ́ yìí ni ó wà dúrọ́yàn lọ sí pípé ẹ̀ẹ́ èmi ló mọ̀ ṣe lóòtó fi ní gbẹ̀yìn wò irú ìfẹ́ tó yẹ ká ní sáì lẹ́bí ní sallallahu alaihi wasallam ìfẹ́ tó lágbára ìfẹ́ tó ṣe pé ó ní wẹ̀yìn wò ni ìfẹ́ tó ní bẹ̀rù ẹni bọ́dì pé kí lẹ́nbọ̀dì ó sì ẹwà ọmọ ẹláwùjọ kí ló kẹrún kí ló kàn wọ́n bí lè kí ló bẹ́ sí fún wa because wọ́n ti already nífẹ̀ẹ́ kíní wọ́n dẹ̀ ti nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe kíní ni influence àwọn ọmọ kéèkéé wa tán dàgbà ní ìsìn báyìí àwọn ọmọ kéèkéé honestly program kan lánàá <clears throat> wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀wọ̀n tí lè ju ọmọ bí i 5 6 years lọ àwọn èèyàn fa gọ́ọ̀mù wọ́n bí lọ wọn ló jẹ́ yí fa gọ́ọ̀mù ẹ̀ tàbá ń ó máa ń jẹ́ ká máa ṣe báyìí ká máa ṣe báyìí àmọ́ kéèkéé nítò subhanallah in tó lè ṣẹlẹ̀ ní pé owó model ni wọ́n ń rí kò tí yẹ báyà bí owó model àwọn ọmọ yẹn ráwọn kan láwùjọ wọn tó ṣe ni àwùjọ dẹ̀ sọ anything àwùjọ dẹ̀ lọ gẹ́gẹ́ bí pé ọmọ rí làwọn ènìyàn náà àwùjọ sọ anything náà àbí environment sọ wọn kan àwọn ìyídẹ̀ ń dàgbà lórí pé wọ́n fagọ́m ọmọ ìyídẹ̀ ti nù àwọn fagọ́m anybody àwọn náà bá gbé gọ́ọ̀mù jáde àwọn náà bá ń fà àwọn tí má ti fàátọ̀ mọ́ a máa ń sùn so ohun gbogbo sì tẹ́lẹ̀ ló wá fi ń fa gọ́ọ̀mù ni so ẹwà mọ̀gbọ̀n ní ìsinmi ibi ìmúra ibi ìmúra àwọn èèyàn múra gbogbo àwọn tó ń gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ ìdíbáyì ẹlòmí ọmọ rẹ̀ báyìí àwọn yóò sì mọ̀ sí pé afáfà ah, ṣòkòtò yí sókè wọ́n kò gbádùn ní ayé rẹ̀ ó gbádùn tó gbádùn kò sí rìn kẹtẹrin wọ́n sí báyìí ah, ìnira bẹ́ẹ̀ ní ṣẹ́lú ó pèrè kára mọ́ ní ó pèrè káwọn yẹ́dẹ̀ mọ́ rí pé àfáwọn fẹ́rẹ́ ní rẹ̀ because ìfẹ́ àwọn ènìyàn ti wà lọ́kàn rẹ̀ bí Ọlámidé ti kọrin kan tó ti gùnrin bẹ́ẹ̀ tó ti tẹ́sẹ̀ tó ti kẹta báyìí tẹ́sẹ̀ ohun náà Ọlámidé sì ni súnnà Ọlámidé ní tẹ̀lé so kò ní tí lójú àti tẹ̀lé àwọn ènìyàn olórin rẹ̀ ìmí ò bọ́sọ̀kọ̀ tó dé bí orókún bíi tí ó sì máa ṣe láà lórí lójú agbó tí ó máa ṣe rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tó máa rí ẹ̀ tó wá múra bá níbi se ní á múra a máa ṣe yẹ̀yẹ́ àwọn ogun kí ni ìwó ṣe gbogbo ẹ̀ o kì ní ẹ̀gẹ̀rẹ̀ kan sọ̀rọ̀ tó yẹ̀ sọ́wá tó lẹ̀ ìgbà tí Michael Jackson wọ̀ Michael Jackson kò ní Michael Jackson tó lẹ̀ bẹ́ẹ̀ni Michael Jackson àwọn èèyàn sì ń ó rà big boy níta tó sọ̀rọ̀ tó wọ̀ tí ò ní ju bí lọ mo mọ̀ ẹ̀rẹ́ tó fẹ́ christian ni wọ́n tókò tó wọ́n jù bí lọ wọ́n lè rí pẹ̀lú ìgbé pẹ̀lú fọkànbalẹ̀ because Michael Jackson ti ṣe súnlẹ̀ Michael Jackson làwọn tẹ̀lé wọ́n wá sọ fún ọpẹ́ bá nẹ́bí ṣe ṣe lélẹ́yìn sallallahu alaihi wasallam wọ́n tún wọ́n find it difficult láti ṣe ó wà díwà sọ fẹ́mi pé mo fẹ́ràn nẹ́bí afá àádá kẹ́dìm irọ́ lélẹ́ tó ń parí sallallahu alaihi wasallam tó bá nífẹ́ nẹ́bí hakọ̀ mahabbati ní ìfẹ́ tí ń jòdòdó yóò rọrùn fún ọ bàjẹ́ kò sí kẹ̀kẹ́ tí ó fi sí ọ yóò rọrùn fún ọ látòkèdè lẹ̀ láti lè rí ojú ọ̀nà tánàbí níbi everything níbi àwọn ọ̀rọ̀ ayé ní níbi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn ní níbi ètò bó bá ṣe ṣètò nǹkan ni bóòlà nẹ́bì ṣe ṣe ló ọkọ̀ máa bẹ̀rẹ̀ ẹ́dàkì bóòlà nẹ́bì ṣe ṣe lé bóòlà nẹ́bì ṣe ṣe lé bóòlà nẹ́bì ṣe ṣe lé yìí ilé gangan ń pè ní hakikotul mahabba so ló jẹ́ pé um, kákàfí àsìkò yìí káfi ṣe àwọn mùsùlùmí tí ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ especially ọ̀rọ̀ football ọ̀rọ̀ yìí wallahi football yìí ó ti fẹ́ dìbì tọ̀wọ̀ gúúsù mìíràn tàwàdé táwọn èèyàn Allah subhanahu wa ta'ala tẹ bá rí àwọn òṣòkú sọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa àwọn kìíní ó dẹ̀ ti jìnkà tó gbá fi ń promote àwọn nǹkan tí ó dá sáwùjọ wa so fúbọ́ àwọn eh, conventional football yìí template ní ìsìn báyìí àwọn football yìí haram ni àwọn fúbọ̀ tó jòkó lórí tẹ́tẹ́ tó jòkó lórí ìmọ̀ nífẹ́ àwọn kèfèrí nífẹ́ tí ó yẹ kíyàn ní sí ọlọ́ọ̀tà nẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam fúbọ̀ tó music fúbọ̀ tó fi ń polówó ọtí kí ló jẹ́ wa football àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọni nọ́màdé football sport mo kò sí wà láàrín kìí ṣe football tó bá mọ́jú àwọn òdúrù ṣẹ̀rẹ̀ríyà tó waste time but àwọn conventional ones ti bá ń gbé football èyí tẹ́mi ń sọ ni àwọn èyí tán play lé ní tán rí lé ní muhabram kò tọ́ kí mùsùlùmí kó bá wọn kópa níbi ìmọ̀ wò àbí kó bá wọn kópa níbi tí ẹ̀ mọ́ ṣe anything tí ó bá rẹ̀ kíní lọ́wọ́ ni because ó jẹ́ ojú ọ̀nà tí wọ́n fi ń promote àwọn ìṣekúṣe àtàwọn ìwà ìdọ̀tí tẹ́lẹ̀ fi ní ìsìnkú LGBTQ wọ́n fi bọ́ promote dáadáa wọ́n fi promote tó pé kódà àwọn tí ò bá fẹ́ support LGBTQ báyìí gan problem ni wọ́n tí wọ́n fi àwọn kíni wọ́n fi neutralize wọ́n tó wá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ sí wájú kò tẹ́lẹ̀ ẹlùmí wá ní tọ́mọdé ní pé kò lè dúró lórí òun fún 5 minutes you complain ni ah kíní kan ẹ̀sì mọ́ kédó ngó sóra kò lè dúró fún 5 minutes 90 minutes football ẹlùmí ò ti wá tètè dé ó fẹ́ ẹmbọ́sí máa ń tò wọlé wọ́n tún polówó lọ wọ́n tún ṣe kí nìkan gbogbo ẹ̀bọ́ sí ń bá rẹ̀fí lọ́wọ́ tán bá gbẹ̀ lọ́wọ́ tán ju bọ́ọ̀lù sókè tán ṣe gbẹ̀ gbogbo yóò èyẹ tó ọkọ̀ pass yóò tó tó máa fẹ́ lọ jiyàn ní àbẹ́tẹ̀ ọmọ mo fi àjẹyẹ lánàá mo ṣe kí nìkan in tó fẹ́sẹ̀ náà yóò wo gbogbo ẹ̀ full time one second kódà kò ní sùn tó bá dórí ìrun tó bá lè ṣe mistake lọ kásùrọ̀ tó fẹ́ gùn kíní báyìí complain bẹ̀rẹ̀ ni ìgíní ti ń pẹ́jù ó tí lò 5 minutes ó tí lò 5 minutes síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tó padà lọ́ba ṣe mẹ́sì ni ó mọ̀ ni mẹ́sì ọ̀lá àlìjẹ́nà kan tí ó mọ̀ ọ̀kẹ́ fẹ́rí wa ẹmọ̀ wo wa gbogbo lámọ̀ rẹ̀ example intafi lẹ́tọ̀ sànú ọlọ́run ọba láwùjọ wa intafi sí intafi fi ní lẹ́tọ̀ sí hátà tẹ́rìjẹ̀ ìtọ́kàn uh, tí wá lè balẹ̀ wípé àdíjì ti wà látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam ikẹ̀ nẹ́bí sọ wípé ọlọ́ọ̀bọ̀ ó fi yẹpẹrẹ àti ìyà yóò mọ̀ fi jẹyìn nígbàtẹ́ bá ti wà pleased pẹ̀lú ayé tẹ́sì fẹ̀sìn ọlọ́ọ̀bá kalẹ̀ yẹpẹrẹ ìyà yóò wá tẹ̀síwájú láti máa jẹyìn hatta tarji'u ila dinikum àfi tẹ́ bá tó padà zul eh, àti gbogbo àwọn pàtì kí n tí ń ṣe ìgbà tí ó tó kú fún wa nìyẹn wọ́n mọ́ musulmi ò lè jòkó ka Kùránì mọ́ báyìí àmọ́ lè jòkó tí ó máa ka newspaper gbogbo àwọn kíní sports news gbogbo kíní ẹ ẹlòmí mọ́ta Messi ìjọtan bí ìjọtan bí Ronaldo gbàtán kékeré kan tíìmù tó kọ́ play fún ọdún olóòlò ní Barca gbàtó tó wá kò ní kíní kan kọ́ tó máa ṣe kíní kan kó tó máa ṣe kíní gbogbo details yẹn ló mọ̀ tẹ́yẹnyẹ tẹbá bèèrè lọ rẹ̀ kí ló kọ bàbá Abubakar dákùn tàbí ẹ̀nà ń pè ní Usman Usman ṣe dá fódíò kò mọ́ tán pè ní Usman tán ń pè ní Ali tán ń pè ní Umar ọmọ Umar wọ́n tà Muslim kò mọ́ àwọn tó bá kàwọn mẹ́wàá tọ́lọ ní pé wọ́n wà jẹ́nà àwọn sàhábà mẹ́wàá tó bóòlò ṣe nímọ̀ wọn àwọn bil janna kò mọ̀ wọn dákọ̀ yàwó ànábì mẹ́ta kò mọ̀ kí ló wá mọ̀ níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá lúkúdà ní àdínú àdísà Ànábì sallallahu alaihi wasallam ìyẹn tí inú àtàfí ń sófò jùlọ tó ti pé níbi ọ̀rọ̀ ayé hey ó gùjù bẹ́ àwọn tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn kò mọ̀ kẹ́kẹ́ lọ́lọ́bí sọ pa kìfèrí nìkan gbé zálíkà mablaghum minal ilmi ìntàmọ̀lúmọ̀ ju ayé lọ ìntàmọ̀ tí wọ́n mablagu tí wọ́n ibi tí ma ti ogóngó ìmọ̀mọ̀ tó dé ní níbi kíníkan àánẹ́mọ̀ lọ lékẹ́ àmà kíníkan mọ́ sẹ́wà límọ̀ sẹ́tẹ̀gbẹ́ ti yìí tẹ́ sẹ́tẹ̀gbẹ́ kí ó tù mọ̀mọ́ àánẹ́mọ̀ sẹ kíní láì mọ̀ kankan nípa ìsìn ọlọ́ọ̀bá fáúdọ́ wá ń ṣẹlẹ̀ fáúdọ́ ìmíyà àwọn sí wá nínú àwọn tí yóò rọrùn fún láti lè tẹ̀lé annabi wa muhammad sallallahu alaihi wasallam zahiran wa batinan níta gbangba ni àti nínú ọkàn wa in reality ikhlasan lillah ta ní wa anything ta ní wa anything kò ní jun tán wá pé ọlọ́ọ̀bá ìyọnù rẹ̀ lan wá lọ an bí ọlọ́ọ̀bá kò sí dáadáa fẹ́ni kọ̀kan wa haza wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanakallahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta استغفر الله واتوب الیه السلام علیکم ورحمه الله وبرکاته